àti kálukú làdàgbàdà yòókù adágbòkòrò tó ádàbù bá ó dàbí ẹ̀yẹ́ èrè máa fọ́ òun àòpá ádàbà ayé lọ bòjó bá sí òjò òmìnira ohun bó sí òjò ó lè fọ́dá òjò tí ò bí ìdẹ́dùn náà pẹ̀lú mìíràn ní kàtìlébè sí ààyè ẹ̀dá. Ó lè sàyèsàn àkókò ọlọ́rọ̀ ó bá ti rọ̀ bá olúwa lẹ́yìn ìpínlẹ̀ ẹ̀pẹ̀ dára sí ẹ̀rọ lọ́jọ́ tí bàbá rọ̀ nílé ṣe ó bà ní ọdún alàmọ́rí. Àmàrí bàbá máa mọ́ ó dùn ó dìjà lọ́jọ́ tí bàbá ara rẹ̀ ló. Bàbá ti mà pọ́ lọ́jọ́ ti dé. Aṣọ láti ọjọ́ nígbà tó láìlá ni wọ́n yíyọrọ lọ́jọ́ tí bàbá rẹ̀ ló. Wọ́n tó sí wọ́n tó mérí Ọmọ ọdún wá ń ìbò tí ìbáyìí ìgbà wo lọ́jọ́ yọ̀ tún lè tí mo tún lè pàdé bí mi ìbàdí orí òní gbàtọ́ ọ̀dàbọ̀ bàbá òyìn rẹ̀ ìbàdí orí ìgbọmọ̀tọ́ ṣe Mahmud wà tọ́lọ̀ lé Tẹ́parí ìjà pẹ́ẹ̀lú àlàyé ìrìtà ni ó gẹ̀ẹ́dí alámàrí bíkú bá ti mẹ́rù lọ́lẹ̀ wọ́n pa fáìlì èkó ti tán ọkù bẹ́ẹ̀rẹ̀ tí ìwọ̀n obì wọ́n ò ní nínú kò tó tí a gbé wọn lọ márùn bú katalolúwa rẹ ma ń dì mú ọkà kí lọ òfin rẹ ma Ọlọ́mà rí ìdí wọ́n bá bí ooo yára pé sí dákùn má sojo. Ṣé ó máa mú dù máa dáhùn pé Olúwa ni wọ́n kírun fún. Alùkùránì ni tírà rẹ̀, Muhammadu lójúfẹ́ rẹ̀. Ìsìlámù lẹ́ẹ̀sí tàwa, Alìjánà ó ní bẹ̀rẹ̀ òkò fi sẹ̀rẹ̀ ó sì wá dàbí ọmọ ìlọ ṣó máa mú odò aláàmọ́rí ó dábọ̀ bàbá aláàmọ́rí ó kàtò tó pàdé ọdọ̀run aláwò yàrá àmúrò aláwò yóò kiri mú aláwò yàbí àtúwò fi ìdí àádà ní ìzúwárí Okun, okun. lápapọ̀ àwọn àgbàlagbà wọ́n ní láhàúlà hawla wátà quwwata لكان رسول الله حيا وباكيا ولكنها تفنى ويفنى نعيمها وتبقى المعاصي والذنوب كما هي ايني اون ó ń túmọ̀ wípé ní ayé nàmúrùn مرار الزائر ونمر فيها مرور البرق ní èmú tí a wà ń bẹ̀ yìí a láti mú kí a sì rántí bàbá wa tí wọ́n lọlé ta ni bàbá náà tí wọ́n lọlé ọ̀pọ̀lọpọ̀ yẹn kà dúró wọ́n wò pé àwọn èèyàn ló péjọ kí ni wọ́n ń ṣe ta ni ò sí mọ́ ta wọ́n torí ẹ̀ jòkó ọ̀pọ̀lọpọ̀ ò engineer tó jẹ́ sí pé ní lárúbá ní láàyò náà bí ókà ní ti lọ khabir aw sahibu dari ajra bima fiha aw sahibu dari ajra bima fi al-istidar ìdíni ẹ a ṣe akọ biography nípa bàbá biography òun ni ta máa ń kọ lẹ́yìn ìgbà tí èèyàn bá sí láyé má nípa pé báwo ló ṣe báwo ló ń tọ̀wọ́ introduction of disease that is what they call biography nísìí bàbá wa tí a mọ̀ tí a ti ń dákọ látàárọ̀ àwọn là ń pè ní bàbá wa Mahmoud bàbá wa Mahmoud yìí báwo ni wọ́n ṣe jẹ́ níbo ni wọ́n ti wá a máa ṣe àlàyé fún gbogbo wa bàbá ya Mahmoud wọ́n bí wọn ní 1905 1905 sí ní a rí jẹ́ 105 years nítorí 2010 láwàá yìí wọ́n lọ bọ́rún kan àti ọdún márùn-ún láyé èmi tí wọ́n ti bí wọn òun ni ó ń jẹ́ Ọlákúnmi ẹgbẹ́ kò yìí tí wọ́n bí wọn sí ló ń jẹ́ Ọlákúnmi lẹ́gbẹ̀ẹ́ kò yìí Ọlákúnmi lẹ́gbẹ̀ẹ́ kò yìí ní local government Oríire ní Ọ̀yọ́ state bàbá tó bí wọn jẹ́ Abubakar Kuranga akade, ọlọ́nkọba akẹ́ ogun àpapọ̀ ìyá tó sì bí wọn náà jẹ́ Hásíyà Àníkẹ́ ọlọ́nkọba akẹ́ ìyá náà tó kọ́ wọn tó náà wọ́n jẹ́ bàbá fún wọn àwọn náà ìjì ni wọ́n ní ìlú oko tí wọ́n ń pè ní Ọlákúnmí náà ibẹ̀ làwọn náà níbẹ̀ ni wọ́n ti kéwú ṣe wá rí bàbá wa yìí láti kékeré wọn wọ́n ní bí èyàn bá jẹ́ àṣàmú àti kékeré ní tí sẹnu ṣamṣam bàbá wa yìí jẹ́ni tí ó ní fáàmù fáàmù la máa ń pè é tí wọ́n bá kọ́ wọn tí wọ́n bá kọ́ wọn lẹ́yọ̀ kan wọ́n fi mọ̀ méjì tí wọ́n bá kọ́ wọn ní méjì mẹ́rin ni wọ́n fi mọ̀ tó bá wá di mẹ́rin ó fi mọ̀ mẹ́jọ tí àbá ṣe mọ̀ kéwú nìyẹn bàbá wa yìí bí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kọ́ wọn ní alkùránì alkùránì náà bẹ̀rẹ̀ sí ní yé wọn wọ́n sì mọ alkùránì débi pé ní gbogbo àwọn ẹgbẹ́ wọn tí wọ́n jẹ́ ọmọ kéékèèké ńgbà náà bàbá yìí bẹ̀rẹ̀ sí ní pa gbogbo wọn ta wọn yọ bàbá wọn bẹ̀rẹ̀ sí ní kéwú wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ha ní wọ́n ti ń ké bẹ́ẹ̀ náà ni wọ́n ń ha nítorí pé ní ọlọ́run fún wọn ní làákàyè títí títí níwọ̀n bá ọdún díẹ̀ tí òjú bí ọdún méjì mẹ́ta lọ bàbá parí alkùránì

wọ́n dẹni ńlá wọ́n dẹni àbí ìsíbẹ̀. a máa wá nílọrin ọ̀pọ̀lọpọ̀ bí ta bá lọ a ní à èmi ní kí n kú yìí ìgbé kí n kú sí ẹ̀yìn kí n má padà wálé mọ́ gbọ́dọ̀ padà wálé mi ìlọrin jẹ́ nìkan tó jẹ́ sí pé ní gbogbo bí náà bá lọ pátápátá igbó ni wọ́n ka ogun ẹ̀ sí àti nílọrin nìkan ni wọ́n kà ẹ̀là Mákà al-Mukarrama nínú ànábì tó dùn bàbá wa yìí wọ́n wá padà sílùú lọrin lọ́dọ̀ àfáàrà Sheikh Usman Àyìnlá ní pàkátà mbíbàrí ní 1963 ni wọ́n padà sí Ìlọrin padà wọ́n á bẹ̀rẹ̀ sí ní kọ́ tí a ń gbogbo ẹ̀ pátápátá wọ́n á bẹ̀rẹ̀ sí ní kọ́ nílọrin wọ́n ní tẹ́yàn bá kéwú tán nígbà náà wọ́n ní ń ké ìlìmí lọ́wọ́ wọ́n wá padà dé wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ ní ìlìmí ní ìlìmí alẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ alẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kọ́ wọn bàbá lásìkò ìgbà náà wọ́n ti wá di àgbàlagbà tó jẹ́ sí pé ní wọ́n ti fẹ́yàwó kó tó ti bí wọ́n lọ kọ́ ìtàǹpè mẹ́yìn ní wọ́n ti fẹ́ ìyàwó tí a ń pè ní ìyàwó Mariam wọ́n ti fẹ́ wọn nígbà náà bàbá wa wá bàbá mú àwọn àmà wọ́n ma wá fi máa kòkò wọ́n ma fi ṣe kòkò wọ́n ma tàá wọ́n mú àmọ̀ yí bákan náà wọ́n máa ti ṣe àwọn abọ́ tándẹ̀rẹ̀ abọ́ jẹun kẹ́ǹkà gbogbo ẹ̀ wọ́n máa fi àwọn ẹ̀sáàsùn gbogbo orú àwọn kabẹ́ ni bàbá máa fi àmọ̀ ṣe nígbà náà tí wọ́n bá wá ń tà òun wọ́n wá kó ìwọ́ ọkọ̀ fáàfá àwọn bàbá kó fáàfá àwọn àwọn náà tó máa jẹun lọ́dà bá tó ti rántí ní ìyàwó lé àwọn ṣe bẹ́ẹ̀ máa ń

wọ́n wá ní ọ̀pọ̀lọpọ̀ problem láti gbà ti bẹ̀rẹ̀ dára gẹ́gẹ́ bí ẹni pé láyé ìjọ́hun bàbá wa tó bí bàbá wa yìí tó bí bàbá wa ẹlẹ́hàá náà àwọn náà ní problem látàrí ìgbà náà pápọ̀ bàbá tó bí olùtọ̀ọ̀kan wa náà tí wa náà sì bí kálukú náà ti ní problem tí wọ́n problem yìí a ṣe dá wà àgbàfọ́lọ́ a ṣe bá ṣàwò yìí tí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wàhálà bàbá tó gbàbẹ̀lẹ́ àìnáà wọ́n rán bẹ̀rún làwọn náà ti lọ ṣe dáwà wọ́n ṣe dáwà mẹ́ sí títí títí àwọn náà kan wá láwọn kan jẹ̀gbọ́n wọ́n jagun wọ́n jagun kèfèrí kò sógun kèfèrí máa ń ṣe ogun bá jẹra mẹ́sí tí ìsàdí bá jẹra sí náà là ń jà ń sìn ìyẹn náà dá ara ẹni kò tẹ̀ ìgbà ayé sí nìyẹn bàbá wà yìí wọ́n wá gbà tí pọ̀ lórí ajagun ẹ̀sìn àwọn òpókọ̀ rẹ̀ ti yẹ́nà lọ́rùn ọ̀gbẹ́ Salimani wrong wọ́n wá ní eh, bàbá yìí wọ́n lẹ́nu wàhálà pọ̀ kí ní bàbá náà wàhálà wà sí lọ́tún wàhálà wà sí lọ́sì ó sì mọ́ kí ọmọ ìṣẹ́ ogun ẹ̀ Salimani correct wá gbé ogun ti wọ́n yàhásíbù na fúsáhù correct mẹ́ndú ni àìmìnihì annahu Salimani àṣìtàlẹ̀mọ́nù lákọ̀ọ̀rẹ̀ tí ìyà ó wá gbogbo tí bàbá ó pè wọn lọ sí ilé ẹjọ́ ó sọ ọlọ́pàá nù wọn gbogbo wàhálà táà máa bí bá àfáà lórí ojú ọ̀nà tọ́lọ́n gbogbo ẹ̀ ló fi ṣe wọ́n sì lówó gbéyàn pàtàkì tí gbogbo èèyàn máa síbẹ̀síbẹ̀ ó tún gbé bàbá lọ sí court tó kọ́ ọ̀bá yọ ọmọ nǹkankan àmá gẹ́gẹ́ tí àdéhùn ọlọ́run pé wọ́lọ́kọ̀ ti sábàkọ̀ ti tẹ́lú mẹ́tún náà lè bá jìnà ìmọ̀ ìfẹ̀lú إنهم لهم المنصور وإن جندنا لهم الغالبون Bàbá borí bí gbogbo àfá àti ìborí orí ti bẹ̀ Bàbá ìborí, aborí Kàlìmẹ́nù kọ́rẹ́ sí wa àǹsọ́ọ̀rù. Ó, ká mọ́ pé ní àǹsọ́ọ̀rù, tó dà bá pé ní àǹsọ́ọ̀rù ọ̀dá ẹ̀mọ́ àwọn ni ọ̀rọ̀ fáànù. Wa àǹsọ́ọ̀rù, wa àǹsọ́ọ̀rù, gàlábà alá Kàlìmẹ́nù kọ́rẹ́ sí wa àǹsọ́ọ̀rù.

àwọn náà pẹ̀lú wọn àfáwa lóore wọn pẹ̀lú wọn bàbá wa ló kékeré gbogbo wọn pátápátá wọn dúró lẹ́yìn ọmọ ìyá wọn nínú Islam al-islamiyya hiya al-ukhuwa as-saliha wal-abadiyya la ukhuwa ba'da gbogbo ẹni tó bá lọ́mọ ìyá kan ló wọ́n jọ bí àwọn ọkùnrin tẹ́sìn ẹ̀bá pa wọn kọrin sọmọ ìyá innahu laysa min ahlika innahu amalun aw amila ghayra salih bí bàbá ṣe borí nìyí gbogbo apárápátá ọlọ́run ọjà àmà borí wọn àfáwà ti sí náà tí wọ́n ṣẹ́kù àwọn wọ́n wà níkàlẹ̀ ọlọ́run wa ìwọ́n tẹ́yàwó ìyàwó àwọn bàbá àwọn ìyá wa tó wà nílé tó jẹ́ lẹ́hà méjì ni wọ́n àwọn ìyá Umahani Àgbékẹ́ gbogbo ọmọ tí ọlọ́run fún bàbá wa àwọn náà púpọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ alára sí náà àyánná alùsára alkhalifa al'alim al'alima al'alama al'alama alfáwà eh, hamba ní àníkáwọn máa jẹ́ khalifa wọ́n jẹ́ olórí gbogbo wa tàà máa rí pípẹ́ ní khalifa bàbá ní lẹ́yìn wọn ìyàwó hasia ìyàwó bẹ̀dọ́ gbogbo wọn padàpá àti gbogbo àwa yòókù náà padàpátá àpọ̀ rẹpẹtẹ tá lè kàwá tán gbogbo àwọn tá tún jẹ́ ọmọ kéwú náà gbogbo ọmọ tí ó tọ́wà mẹ́ka gbọ́lọ́ tóbi Allahu akbar kabira abùnáà شرفاء نجباء طلاب قرماء آه، شرفاء بارك الله فينا جميعا آمين. ورحم الله أبانا آمين. وغفر له وغفر لوالديهم ولجميع المسلمين في مشارق الأرض ومغاربها برحمتك يا أرحم الراحمين ارحم أبانا إلهي مع سلامة بالمحمود المحمود مع سلامة يا محمود مع سلامة يا محمود إلى اللقاء بأعلى مريم إلى اللقاء بأعلى مريم السلام عليكم ورحمة الله وبركاته خاص بعد العام كما يقول lárúbáwá tí gbogbo alọ́sọ̀wókọ́ àtọwókọ́ ní nígbà tí sọwókọ́ yìí dùgbò ọgbọ̀rọ̀ máa ṣe kí ní ọgbọ̀rọ̀ mọ́kọ̀ wa lórí òyí ibẹ̀ tí ọkọ̀ wa ní ká máa pé díkì wùlẹ̀ fásì kìíní kan sí ara kìíní kan bàlágà kìíní kan gbogbo ẹ̀ òyí ibẹ̀ ikọ̀ ọ̀yàn ni àti àbáwa Suleiman láti alukuniyawu láti markazi Àdámà wọn ni, ọmọ inú ilé ni wọ́n, ọmọ bàbá ni wọ́n. Bàbá Mọ̀lánà, Al-Imam, Al-Jami bí Màtíná ti gbẹ́dẹ̀ wà máa jà wára ha. Dáwà ni wọ́n ti lọ sí bàbá wẹlẹ́ àti lọ sí bàbá tí wọ́n ló ṣe dáwà láti nà lè lọ sí wára. Bàbá wẹlẹ́ inú ilé iná láti wá ara àwọn náà ṣe dáwà lọ sílù gbẹ̀dẹ̀ ẹ̀rùgbé dáwà náà pọ̀ bàbá wa dáwà náà wá ti dáwà lọ sí agége ẹ̀rùgbé dáwà náà pọ̀ kálukú náà wọ́n ṣe dáwà àmọ́sílẹ̀ sí àwọn àlọ́rin ànígbàgbélé

ìmáàmù làwó bí masjid masha Allah tó ọlọ́n kó jẹ́ àrí yípo bàbá wa láti ìbíròkò ẹ̀yìn lọ máa ń tẹ̀lé bàbá ọ̀sọ̀ wọn ẹjọ́ káàdì ní ọlọ́wọ́n mọ́nà kàdámà kòdímà yàkàtàrù láhùlá kúmọ̀ yàkàdínà kúmọ̀ ilẹ̀ al'amàtí Assalamu ọmọ kí gbogbo èèyàn pátápátá àrájọ ìsàlẹ̀ bàbá àgbà àti ẹ̀yìn náà

محمد رسول الله صلى الله عليه وسلم محمد رسول الله صلى الله عليه وسلم تبارك أستغفر الله أستغفر الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله محمد رسول الله الصلاة والسلام على خير خلق الله الصلاة والسلام على خير خلق الله العالم كل تجم تفقه Dámúládà rẹ̀ bó ń sọ́rọ̀ wọn náà Mọ̀hánmàdì. Dámúládà rẹ̀ bá wọn nẹ́bẹ̀ ọlọ́run ọba tàwọn òjíṣẹ́ ọlọ́run ọba àti àdọ́dẹ̀ اختلف فيه العلماء آل السيوم قوان نبي الله ترى وتاريك النتياء هنا لا كون نقدر أن القرآن في منهم من قصصناه ومنهم من لم نقصص إن بأنه وتا قتوا قود أنزل بأنه وتا أسنكوا أنا من بلاني أولي وكن بلاني أولي جنون èyí ló bá ti rí ohun kí ládàrí ọba kárí gbogbo wọn ẹjá tó rúkọ wípé ààrẹ́sẹ̀gì fìrúnlá ààrẹ́sẹ̀gì fìrúnlá ìlàhà ìlàlá Muhammadu Rasulullah Muhammadu Rasulullah As-salatu wa salamu ala khayri khalqillah Adìtọrọ, adìtọrọ, adìtọrọ, àfìfitọrọ fún àwọn bàbá wa àti àwọn bàbá ńlá bàbá wa. Adìtọrọ, adìtọrọ fún àlùfáà wa àtàwọn tó tọ́ wa tó rè wá tí wọ́n fi tó fún wa lára. Àwọn tó gbọ́rú pé àwọn ní dún lára àwakọ́ mọ́ra àti lẹ́gbí bí àbá Muhammad Jamiu ti tó àti bá náà ti bá tẹ̀nù léyìí ọlọ́mọ́fà múládẹ̀ bá gbogbo wọn pátá tí wọ́n bá jẹ́ àwọn dáadáa ní òní òní òní ní báyìí tí wọ́n bá balẹ̀ jẹ́ ní ọlọ́run yìí sọ bá àkà èèyàn máa gbẹ̀sànú ẹ̀fẹ́ dé nígbẹ́tẹ̀sà bá bá dé ìwé ẹ̀ ń ẹ̀fẹ́ ma ké nígbà tí ẹ̀bà bá hùwà ibi ẹ̀fẹ́ padà dé o nígbà tí ẹ̀bà bá hùwà rí lórí ọmọ ọmọ tàbí orí ẹ̀bí kò ní gbé níta bá gbì ní òun bá bọ̀ lọ́hùwà rí àti ìgbàlùwà Ndị bàbá wa lánàá níjẹ̀ ọ̀ta wọ́n sì lẹ́gbẹ́ rẹ̀. Bàbá ara wọn ni. Bàbá Ilyas ara wọn ni. Bàbá Muhammadu Fani tó gbé Abùmàjídì ara wọn ni. Bàbá Abùmàjídì náà ara wọn ni. Bàbá Abúsẹ́rí tó jábúrò bàbá tó yìí. Ọlọ́kà àwọn kan dáa lọ àwọn àbá àbúkò ń bàbá wárá jí tó gbé sàláàrù ní wárá làwọn jákí sí gbogbo wọn náà ní mọ́sálásí bẹ̀ wọ́n nílé ń bẹ̀ tí wọ́n balẹ̀ dé ìgbàgbé wọn lọ bàbá yóò wọn bá wà ní bàbá lẹ́yìn ọgọ́rùn kan ọdún tàbí ọgọ́rùn méjì torí bàbá ẹlẹ́ha àwọn méjì lọ wá ń tẹ̀ ní àbújù bẹ́ẹ̀ lọ ní àwọn àkékeré tí wọ́n ní bàbá wọn ló ti kú lọ́fà àwọn ní wọn tí ń lọ́wọ́ àwọn ọmọ bàbá wa

wọ́n bá kéfè jíjà ìgbogbo nọ́tà wà kí bàbá wa àbùmọ̀jídì wá ní báyìí bàbá ní bàbá ní ẹmà wọlé ilé yìí kọ́lá yìí ni wọ́n lọ́kọ̀ yíra ìlà sí tẹ́lọ ọgbọ̀ tẹ́lákùn yẹ̀ ní ìrò lè fi ewé bá kàrí kí yìí kan náà bàbá ìfẹ́ wàláhì àjẹ́nà sọ́bọ̀lọ ni bàbá máa mọ̀dù òkè òkú bàbá máa mọ̀dù ọgbà ọkùn على بريه مجموعاتها بالليالي وبالضحى أولئك آبائي هم باباني فإني منهم ara wọn lè mínú ẹ̀fọ́ wá àti wọn náà àjúrúlù àrùn àmọ́ wọ́n àṣà àní búra máa ṣe bí wọ́n ti ṣe pé ìlàyá ní ọ̀bẹ̀ tó

ìyẹn ni pé ẹti tẹ̀lé wọn tẹ́lẹ̀ ẹti tẹ̀lé wọn àwọn akárẹ̀bọ̀ kọ yí ọlọ́run ní jẹ́ kí àpadà fún bọ́bá yín o a ń dúpẹ́ fún yín ni gbogbo ọkùnrin láàrùn láàrùn sí sáyé láàrùn ọdún ìtọ́mọ́ gbogbo tí obìnrin ní kọ́lọ̀ máa fi kí ní ìfọ́nlẹ̀rọ̀ tó

Àgbàgbàrí gbọ́rọ̀ pé kẹ́lẹ̀ pẹ́ láyé ní bàbá, ọ̀rọ̀ ìjọpọ̀ fún wa. Wọ́n ní sàlámà aléìkùn jama'a. Aléìkùn sàlámà. Ló ti lè mọ̀ lórí wà sí pín yóò kí n fè yí, wọ́n sọ́bẹ̀rẹ̀ yẹ̀ fún mi ní, èmi tí lọ́wọ́ gbọ́ àtìmọ́mì àti bàbá wa ní ìmọ́sà àti bàbá tó ń tó. Ìbáwọn àwọn àbẹ̀ ìṣọ́gbọ́lọ̀ kan.

ládá ogun tàà sí ọmọ bá ṣíkà adam ọmọ bá ṣe ọmọ mọ́sájì jù bàbá ṣíkà adam mọ́bà nǹkan wọlé bàbá ṣe kàmọ́lì adam mọ́bà nǹkan wọlé bàbá alágbàjì mọ́bà nǹkan wọlé gbogbo àyẹ̀ dárkà tí nǹkan ti nàró lọ́nà tìjàníyà lọ́nà kọ̀dú mọ́jọ ọbàjẹ́ ọlọ́run ẹjọ́ àtúnjì kan yóò ṣàdúrà fún gbogbo ẹni ajọ́ ń gbọ́sọ̀ pé a ń sọ́jú ìrọ́lá láìláwà ìlẹ́lẹ́ محمد رسول الله محمد رسول الله الصلاة والسلام على خير خلق الله الصلاة والسلام على خير خلق الله قل كي يا ولا كفر آية تفكي من في التوكيل هنا نهاية تطلع إسلام àti ìṣẹ̀sẹ́ àti ìmọ̀ ẹnukọ̀ táàkùn kí ní lára bàbá àtún ọlọ́lé. Ní àbá wá àyà tó fẹ́ gbọ́rọ̀ sí àdúgbò ọjà lè gẹ́gẹ́ bí example, good example ni wọ́n, good ideas ni wọ́n, tó wà ta sí àbára àbára òrìnlẹ́lìjọ́ náà, àjọ sáré kí ní orí lọ́dọ̀ àbá ìmọ́mù ni. Bá ti ké Yorùbá tilẹ̀ lọ́gbẹ́lá ké Yorùbá lọ rí rẹ̀ níjẹjọ, ìjẹjọ mẹ́jẹjọ, ọlọ́run bàbá àṣọ lọ́fún rí. Àti bàbá wa ní Pàkátà lọ́mùú ní owó ṣe gbogbo yíyàn ọlọ́mọ dùkọ́ fún àtàwọn yóò àti bàbá àgbà tí a máa ní gbogbo àwọn onílẹ̀wà ní rárátá lábẹ́ bàbá ìmọ́sọ̀kalẹ̀ gbogbo yí mo fẹ́ dákọ lọ́rọ̀ àwọn bá dìbò sí ilẹ̀ orí Ọlọ́run sọ náà lùkùrọ̀ wọ́n abọ́ngbàtọ́ sàúsù ní ṣẹ̀tánì burú ọkọ̀ mọ́. Ọdún bí láàrin ní ó ṣe ẹgbẹ́ ọ̀nà ọdí ìhì bismillah الرحمن الرحيم ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن من أحسن دينا أحسن إجابة الإنسان ممن أسلم إسلامه وجهه لله وهو محسن إيمانه محسنون واتبع ملة إبراهيم حنيفا الله إبراهيم وكان الله بكل شيء محيطا Ìwọ̀n alátara bàbá alámàrí, ká máa bí ta bá bá fẹ́ dé, tó bá rájá tó lè ìsìlámù láwà ní, èyí tí ó pè mọ kírun mọ́ gbà rẹ̀, a máa tí ó fara mọ́ ìtọ́lọ́ bá fi pẹ̀lú ẹ̀. Àbídá rájá ìmẹ́ẹ̀lì, nígbókè, mọ́ kírun pé, mo sì gba kádàrá pé àbúrò méjì ní lọ.

síbẹ̀síbẹ̀ ọlọ̀gọ́rùn ọdún ó lé ẹgbọ́n láti ìbáadé ní títọ́ ti bẹ̀rẹ̀ kó wáyìí wọ́n rí ìsìlámù sí wọ́n rí ìmánì sí wọ́n rí ìsìlámù sí ilé ìsìlámù mi yẹjú ìdẹ́tì من بكر ومن أحسن دينا من أحسن دينا ممن أسلم وجهه لله tàlẹ́ni tó ṣe rẹ̀ tó pé tó tẹ́ni tó jọ tó fojú ẹ̀ tó ju gbangba wájú ilẹ̀ fọ́lọ̀ àsìlámà ọjọ́ arú nílẹ̀ èyí kọjú fọ́lọ̀ wó sì rí inú kájá àtàkó ilẹ̀ gbogbo èyí kọjú sí nìkan ní ẹ tó kọjú fọ́lọ̀ ọkọjú sí látàárọ̀ dalẹ̀ ó sì rí orí ọ̀rí Nítorí ayé àtìjẹgbà àtìjẹgbà ayé rẹ̀ ní kákọ́kọ́ ojú sí ìkan ká tó wá kọjú sọ́lọ̀. Èyí ti gbọdọ̀ máa ṣe ìsáàlù, ṣẹ́bí, sáà, síran, wọ́n ká ní ọjọ́ ọkà fún bàbá ní ṣe pé bàbá ní sáàlù jẹ́bí. Ní ọ̀bá tí pé bàbá ní ìsáàlù ni, àpí àsopọ̀ ó ti dé sọ́lọ́ ní kò ní rẹ̀ pẹ̀lú àwọn pẹ̀lú wọn. Wọ́n ni àájọ́ta ti ń bẹ ládúgbò ìdájí ṣe wàhálà ẹ̀yìn wà ní gẹ́gẹ́ ìṣe tí ẹ máa ṣe dílọ̀ àádọ́ máa ṣe tí wà ní ààyí ìfìtánù kanù ìbábi sílẹ̀tẹ̀lẹ̀ arhab eh gbogbo ọlọ́run tó ti kálukú mú ti dání kìláàrẹ gani yun an àkíṣẹ́ hayatahu wọn náà nù ní gbogbo ní جاءت مرأة إلى رسول الله صلى الله عليه وسلم فسألته وقال يا رسول الله لما تدخل المرأة الجنة فأجاب الرسول قائلا إذا صلت فردها إذا صلت فردها وأطاعت زوجها وحفظت فرجها وتستنا الصعبين ووصلت رحمها أو أطبع من الأشياء جوبا دخلت جنة ربي على جنة عراني أوه Àlẹ́lẹ́ ìtọ́sọ náà ọkùnrin mi pé sílẹ̀tò ráhìmì, ìdẹ́bípọ̀, ìdẹ́bípọ̀, ẹni tó lè ṣe kéré, wọ́n láyé ń jọta bá wà lára màrí pàdé, tí búkà ń tí bàbá rẹ̀ lẹ́hàn sí náà ni àmọ́ àmú alẹ́ ìpé ilé bàbá yìí ilé bàbá bàbá mi ilé ìyá ìyá mi ni bàbá mi ni wọ́n ha sórí wọ́n sì mọ́ òkè ilé bàbá wọ́n mọ́ òkè ilé ìyá ǹjẹ́ wọ́n mọ̀ kẹ̀kẹ́ wọn ǹjọ́ fọ̀ká ha tẹ́rí ní Ẹni bá lára ó tàjú ara. Kó tàbí ọ̀dára. Kó tàbí ẹ̀ṣẹ̀. Kó tàbá rẹ̀ ọ̀dára. Kó tàbá ẹ̀ṣẹ̀. Kò sí jẹ́ ni àbẹ́bí ẹni. Kò sí jẹ́ ni àbẹ́bí àǹsáàbì ìmọ̀ ìmọ̀ ẹbí lárúbá lónìí lágbàáyé ilmun iktasallahu bihi al-araba lárúbá lọ́gbẹ̀ fún ilmul ansar bàbá wa mìí mọ́sà lágbọ́rẹ́ nù àti bàbá wa ní alkùnìyàwó ní malmaula káàrí ojú báyìí káwọ́ yẹ̀ pé á ah, ẹni yìí ìrìnbáyìí ní ọ̀jẹ̀ lárúbá lọ́mọ̀

abánlá àwọn ẹ̀gbọ́n rẹ̀ sí tòsí wà lọ ìdígbà ìdígbà ìdígbà ìdígbà lọlé ìtàbá ìlọ́pá lọ́sọ̀bá ìlọ́sọ̀bá ìlọ́sọ̀bá àwọn ìkàtà wọn náà yá kọ́rọ̀ bẹ̀ bàbá wọ́n dé mú wọ́n bá bàbá bí ní wọ́n wò wọ́n la ilaha illallah muhammadu rasulullah àti gbígbọ́rọ̀ kalẹ̀ àti nínáwó àti nínapá àti lílẹ̀ làkáì àti fífarabalẹ̀ tí mọ̀kànlá àgbẹ̀ Nígbàtí wá rí bẹ́ẹ̀, wọ́n á lọ bá àwọn ẹlà fún bàbá ó ní iṣẹ́ wí pẹ̀ lórí. Nígbà wá sẹ́kù ní pé bàbá lè mi náà wà lọ́bẹ̀. Ní ìgbẹ́dọ̀ lọ́dọ̀ Ọlọ́run kí àwọn bàbá òun ó pinnu pé Abúlùmọ̀ jírí bó ni ẹwà ni wọ́n ń ṣe èmi lọmọ ìyálé, èmi lọmọ ìyá, kí lọ fẹ́ sí yìí ṣe èmi lọ́wọ́ ẹ̀gbọ́n èmi lọ́wọ́ àbúrò kí lọ fẹ́ fi dà tọ́lọ̀wọ̀ tí ó lọ́wọ́ bá pé kọ́ dà wọ́n bàbá wá bí pẹ̀lú àgbà wọn gbogbo wá tẹ̀lé wọn wá àwọn tàwọn ń tòsí àwọn bá bàbá ní àwọn bàbá méjèèjì bàbá wa bùsárí wọn tí bàbá kílẹ̀ wá àwọn sínú láti gbà olúwẹ̀ láàá ibi ìkọ́ àwọn àtòkò wọn wá pìtẹ̀ wọn sọ̀rọ̀ bàbá àmúdù wá wọlé pẹ̀lú àbúrò wọn àgbà tó gbọ́rùn yókù bàbá ó ní kò sí wàhálà kankan bẹ́ẹ̀ ti rí ìgbà àti rínú lé yìí bẹ́ẹ̀ ti dà ìgbà àti dànù lé yìí ẹ̀yin lẹkùn bàbá gbogbo wa pátápátá gbà ó ní alhamdulillah ní ìfẹ́ gbéwájú ọlọ́run kó sẹ́kùn kankan kí mọ́ ìyẹn ẹ̀

agidi ló fi ṣe ní tọ́ ẹgbẹ́ wà sí kún òwúlò wà sí mi ní pé ọ̀rọ̀ ẹbí lọ́kàn ẹ̀tọ́ bí ṣe wàláhì wàláhì àríkà pé ẹni bá tẹ́wì ṣe kí ẹ̀dìdà àwọn adùn sí ọlọ́run jọ kan wọ́n ní àwọn ni fúkàrà masakin bí mọ́nà takarrabu ilọ̀lá àwọn atálíkàrí àlúlọ àwọn olówó ti kó nǹkan tayúsẹ lónìí kánà nùsọ̀lù báyìí ń kírun àwọn náà kí ẹ̀sùn mọ́nà kama na sọ báyìí ń láwọn náà ń gbà wẹ̀tẹ̀tọ̀ dákùn na bí fúdú lẹ́mùwà àríhìn mọ́tọ̀ Inna bi kulli tasbihatin sadaqatun. Gbogbo subhanallah yẹn máa bí gbogbo. Wa kulli takbiratin sadaqatun. Allahu akbar tẹ́bá lè jẹ bàbá tàbí. Wa kulli tahmidatin sadaqatun. Gbogbo alhamdulillah yẹn máa sí lọ. Wa kulli tahlilatin sadaqatun. Wọ́n yáyọ́ tẹ́bá lè ṣe sàárà ni. Wa fi ibùdó ìhádìí tó ń sàárà. Wọ́n rẹ̀ Iye ìgbà tí ìyàwó náà bá lè fọ́ra

ọ̀rọ̀ kúkúrú fún wọn ọ̀rọ̀ ìpà fún wọn máa dùn wọn nú kílé ọmọ sàbí àfún kíta ọmọ sàbí àfún yóò gbé ọkọ̀ jáwájú ọlọ́ ẹ máa dùn ẹranko nínú àwọn dábà tó rá àmọ́ntọ́lọ̀ ń gbogbo àmọ́ sí wọn lá ó di méjì ẹ máa wá parí ìjà tí máa ń bẹ ládùúgbò àbíjà ẹbí ẹ máa parí ìjà káàkiri wọ́n máa pè í mùnáfìkì wọ́n máa sọ ilé kọtí ọ̀dà kan lẹ́rí àníyàn pé kì ní ọ̀sà dà náà ní sáà ọ̀nà ọgọ́bọ̀ sùúrù lọ́nà ọ̀dún

ọmọ òrukàn ọwọ́ akú ziyaratul qubur káwà lọ sàárì àwọn ẹni ọlọ́run káàmà lọ sàdúrà fún wọn bẹ́ẹ̀ kọ́nà gọ́bọ̀ ànábì wá kan tó pọ̀ bẹ́ẹ̀ ànábì wá ní imatatul adha an tariq gbogbo ìgò ẹ̀gún èso tó lè kú ẹ̀lẹ́sẹ̀ máa sáá tẹ́mà kí wọ́n pẹ̀lú ẹ̀wọ́ rẹ̀ nígbà ń sàlẹ̀ kì ni àkíní ilé gún ẹ̀lẹ́sẹ̀ kìíní ilé gún ẹ̀lẹ́sẹ̀ ọ̀nà yẹn kọ́bọ̀ gbogbo wà yí làwọn bàbá yìí hù fọ́lọ́run ilẹ̀ mi wọ́n fi gùn gbogbo tí ò tẹ́tẹ́ mi ò lè gbá orí ò lè ṣe ní jẹ́ ogun ní jẹ́ jẹ́wò ní lọ́dọ̀ ọlọ́run ilé gbà ẹbí

abẹ́ẹ̀rí bàbá wa mẹ́mẹ́ wọ́n sàlàyé díẹ̀ díẹ̀ sí wọ́n sì pè àdúrà fún wa bàbá wa ilẹ̀ Bọ́tún náà ni ṣe wọn bákan náà ni ṣe wọn bákan náà ni ṣe wọn, ọlọ́njẹ́ àjọ wọn rọrùn. Àmìnà ìjẹgbà ayé àjìjẹgbà ayé mẹ́jọ gbé wa lọ mẹ́jọ mú àjìtá àwọn bàbá tó bí wọ́n ẹ̀ sàmíjìlẹ̀ dáadáa wọ́n ni ọdọ́ ẹni tó bá ti jìnà sọ́lọ̀ wọ́n dá padà wá ọdá ti tẹ́ ń dáàfẹ́ fún wa wọ́n ní níjọ́ kan ọmọkùnrin kan jẹ́ sánù ọ̀kan sì jẹ́ ọmọbìnrin kan jẹ́ tọ́bàkà wọ́n ní sánù ọkẹ́ púpọ̀ bí bàbá wa ń bà létí sánú makéwú àfáàjámi ò ti kè yí táwọn àfáàwà gbogbo àtàfáà ti ń fẹ́ mú sí tó bá jáná sí àfẹ́ tó wá sí gbogbo mọ́ra wọn tí wọ́n bá ìdí kí ó pọ̀ tàbá ti kàwé púpọ̀ wọn èdè tè lọ́kọ wọn èdè tètè ní ìyàwó wọ́n ma wárú wọn kí tábàká lóbìnrin sánù baba sánù ti di ọmọ òrukàn a wa wá káàkiri a máa wá kiri ọba pàdé bàbá tabaka lérí ìrìn àjò ìmìsí ó ti wọkọ̀ bàbá tabaka si dàgbà sánú wá bí bàbá tabaka wípé bàbá ọkọ̀ láàrímọ̀ a ń sì lọ àárín sí si lápèjúwe ta ni o nínú bàbá tábàkà tí wọ́n ń pé ah, èmi àgbàlagbà irú béèrè kí béèrè wo ni ọmọdé ń béèrè tẹ́ pé kí n tún gbé ọgbẹ̀ tí mo ti darúgbó yìí lọ sàwó àbí wọ́lọ́wọ́ agbé mi ah, ah. sánà dákẹ́ wọ́n tó rìn díẹ̀ wọ́n pàdé òkú kan tí wọ́n rù lọ kálùkún sunkún sánà wá gbé lọ bàbá ẹni tí ń rù lọ yìí ó kú ni àbáláyé ni bàbá ni ìbéèrè tó ń béèrè katakata sí ǹkan òṣèlú aká rẹ ẹni tó orí tí wọ́n rù lọ tán sunkún sánú dákẹ́ nígbà ẹ̀dẹ́ ibi iṣó bí wọ́n aka oko lọ́tún ló ti tí gbogbo ẹ̀sù dùdùdùdù ìṣun bẹ́m̀bẹ̀ bàbá ní ni àbọ́jẹ́ tán bàbá ní ṣe bó orí pé wọ́n àti kí nǹkan kan èkí ìwásù Isu ń bẹ lérí ebè, àgbàdo ẹ̀yẹn gan bẹ lérí igi ẹ̀ gbogbo ẹmẹ́mẹ́, mọ́bí nílùú kankan o. Èmi dé ń gbà tí ọ, ìbéèrè bí mẹ́rìndínlógún ní ìbéèrè náà tẹ́mọ́ fi kọ́ alẹ́kọ̀ọ́. Ń jẹ́ pé ọ̀rọ̀ kọ̀ọ̀kan máa ní ìtumọ̀ méjì méjì, al-ma'na al-qarib àti ma'na al-ba'id. Ẹni bàlágà, bí a bá gbọ́rọ̀ kalẹ̀ fún ọmọ sáré dáhùn lógìgì mọ́ sì jù bínú lẹ̀ ó rò síwájú ó tún sẹ́yìn àròsíwájú ni ń pè ní tẹ̀fòkírù àròsẹ́yìn ni ń pè ní tẹ̀bìbìrù ẹni tó bá láròsíwájú tí ò láròsẹ́yìn yóò máa jẹ̀bi àwọn èèyàn yóò sì jẹ̀bi ọlọ́run àáròsíwájú ó ṣe sí ó tọrọ sẹ́yìn àtẹ̀fòkírù wọ tẹ̀bìbìrù ní mẹ́nu làkàrẹ̀ ẹni bá mú kan tí ò mú ni èmi ó ti dúró níbo ni ìwọ́ ó sí ó níbi tó bá gajù ọmọkùnrin náà níbi tó bá gajù bàbá níbo lọ gajù òsìrì kan tó gajù yìí òkè sóbí tó gajù láti kó mẹ́un gbogbo òkè yóò kọ̀ gajù kankan mọ́ gbogbo ẹ̀tọ́ gbá ni wàdàkẹ́ ìmídé wọn tó kábẹ́ mú àwọn òdèlé bàbá wa ní ọmọ rí nǹkan ní àjò tí mo ní lónìí ọmọ rẹ̀ tábàkà ni bàbá kílẹ̀ rí àtàwọn yòókù bàbá ní ẹjọ́kó ọmọ ìkàbá ìbáyìí mọ bá pàdé ìbéèrè àkọ́jọ́ bẹ̀rẹ̀ pẹ́ta ní ògbèrà wọn tàbàká ní kí lẹ wá wí wọ́n ní mọ̀bẹ̀ ìdíbò ní pẹ́ta ah, ní àgbèrà wọn tàbàká ní àbábì mú ní ẹmọ ti sùúrù ìbẹ̀rẹ̀ kejì wọ́n ní ìdálọ ìjọngbẹ̀lẹ̀ òkú ní àbáláyé tàbá kí lẹ wí fún orin tó bójú rẹ̀ ọ̀fọ́ orí tẹ́rù kú lọ níwọ̀n adé bí oko orin wọn ti jẹ́ àbúrò ìjọ bàbá kí lẹ wí fún yínà wọ́n kọ́tàkàtà jẹ́ náà pọ̀ jẹ́rẹ̀ ẹ̀yọ́ wọn yóò pẹ́ máa gbọ́ oníbàá mi ẹ̀fọn farabalẹ̀ ó ní tí ń béèrè ọ̀tọ̀ ń tẹ̀ ń rí ọ̀tọ̀ onígbà tó níta ní ó gbé àwọn bí ní àjò bá gùn ẹni bá kọ́kọ́ gbọ́rọ̀ ọlẹ̀ ló gbé ẹnì kejì kí ni má bà sú wọn ta ní ọ̀dọ̀ ọlẹ̀ ló bèèrè lọ́wọ́ yín ọ̀dá òkú tó yá rí pé òkú ni wọ́n rù ẹni bá kú tọ́bá lọ́mọ láyé kúrù tí bàbá alámọ̀rí bàbá wa Mahmudu tí wọ́n kú àbámbà lílé ẹgbẹ́ fọ́tò sí wọn dáadáa àwọn ni ẹwọ ojú ẹwọ ijú ẹwọ láwà ní o kéèzè bẹ́ẹ̀kì àwọn ẹ̀yà wa náà sàbò sí bàbá kú àbí àwọn òkú bàbá òkú bàbá kú ìbéèrè nù èsìnú àrẹ́lá ọjọ́ra àrúgbẹ́lọ́dọ̀ ọlọ́ ọlọ́wà ní ẹgbẹ́ bẹ́ẹ̀kì oko tí wọ́n wá wí rẹ́ pé wọ́n bẹ́ wọ́n ti jẹkótá àbí wọn jẹkótá kí ni túnmọ̀ ẹ̀ oní tí ń bẹ̀rẹ̀ pé olóko yìí dágbèsè àbí ọ̀dágbèsè àpọ́wọ́pọ́ ní ọdágbèsè ẹnu pọ́ ọkàn wọ́n ti jẹ́ tán gbogbo wọn ti jẹ tán ohun nígbàtọ́ wá ní mo lọ́wọ́ dé ibi tó ga jù mo lọ ga jù oní mọ́sálásí lọ ga jù tàbí ẹ̀yọ̀dá mi ń wá lọ náà ni tọ́bàká bá wá sánà lọ́dọ́ bá bá mọ́sálásí na bá fẹ́ra wọn ní pé wá fàkà ṣánà tàbákà àtẹ́bí àtẹ́bí bàbá ẹlẹ́ha àtẹ́bí bàbá alámàrí wá fàkà ṣánà tàbákà aláwọ́sà jẹ́ àti tó ẹ̀yìn bàbá alẹ́bàá tún gbogbo yókù kí ní bọ̀rọ̀ ọlọ́ kí láàmà ṣe aláwọ́sà jẹ́ pẹ́ fún wa bàkọ́já kò lè ilá fún bàbá wa mẹ́másà bàbá bàbá wa tó tó bàbá wa bọ́rùn ẹlọ́kùn bá ṣe dáadáa lọ́kọ́ jẹ́ ọkùn lè ìlà sí من أنفسكم عزيز عليه ما أنتم عزيز عليكم فإن تولوا لا إله إلا هو عليك واستغفر رب العزيز العزيز إلى قريش وصف لي عبد رب هذا البيت الله وأكرمه أقرب لك الدعاء لنا وأن يولد ẹlọ́kùn lọ́la pẹ̀lú ògbò ọlọ́ afẹ́kọ́ tètè ya ìjòkó náà torí wípé wọ́n ní gbogbo àwọn àgbàlagbà lọ́ṣẹ́kù ọlọ́mọ kẹjúpa wọn ọgbọ́ ọmọ kéèkèé àwọn láwà ní ìràwọ́ ní ìrẹ̀tàrí ọlọ́jọ́ ọmọ wa ọlọ́mọ ìyá jẹ́ tẹ́ nítọ̀ ẹ̀nà ni àdúrà tí wọ́n sọ́run ẹlákùnrin jẹmọ́ ìfarabalẹ̀ kúrò ọlọ́run ní aago mélòó ni bàbára mahmoud bàbára ambali wọ́n láago mẹ́wàá mẹ́wàá ní prógámù ọbẹ̀rẹ̀ o láti mẹ́sàn-án ní ká ti máa di ẹ̀dákun torí ọ̀la jímọ̀ Bẹ̀kí àbàbọ̀ ṣe àdúrà fún wa.